إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوا إلى الله والرسول أردوه إلى الله والرسول إن الحمد لله رب العالمين إلى الأول والآخرين والصلاة والسلام على عبده ورسوله وصفيه وأبيه وأمينه على وائه محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى كل مدى بدعوته وسلب سنته واجتهد إلى يوم الدين ما بعد وقل فهم الله الله الحمد لله atọrọ ìkẹ́ ìgbẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam àmín gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì nìkan bá ní gẹ̀ wọ́n àmín gbogbo ajá tẹ̀lé wọn lórí dáadáa bá nìkan bá ní gẹ̀ wọ́n àmín ìkẹ́ ìgbẹ̀ ọlọ́run ló jókòó lórí àwa náà àmín lórí àwọn àrọmọdọ́mọ wa àmín ọlọ́mọsẹ̀ ìgbàbẹ̀ fún àníjọsìn àmín gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú bí tí a dúró sí ní àná lórí àkọlé gbogbogbò ìdánilẹ́kọ̀ọ́ wa ti ọdún yìí tafsirul Qur'an ìtọ́dún yìí tó ló bá rí pé nahwu bina'i dawlatin mutatawwira towards building a developed country ọ̀nà tá a lè gbà gbé ìjọba ìdàgbàsókè kalẹ̀ nínú ìlú ìjọba ìtẹ̀síwájú tí ó lè wà ní àǹfààní kí a ní ìjọba rere làwọn ń ṣàlàyé ẹ̀ ní ìlànà tí ẹ̀sìn wa gbà wò ó láti máa fi pẹ̀lú ìlànà míì nílànà àwọn tó pé wọ́n gbà pé àwọn náà ti lọ lórí ayé níbi àwa wà náà ni kí ni àwọn agbègbè tá a abẹ́bí tafsiri sàlàyé nípa wípé ta'rif wa bayan al-wazaif aw al-a'mal al-asasiyya fi ad-dawla ó náà ní pé abẹ́ sàlàyé àwọn ojúṣe àwọn iṣẹ́ ìpìlẹ̀ tí gbogbo ọmọ dáa bá pè ní orílẹ̀-èdè tó gbọ́dọ̀ wà ní orílẹ̀-èdè dámà pé orílẹ̀-èdè lélẹ̀ àwọn kankan ń bẹ tá a bá lólè èdè tí ó ti sí ń bẹ orílẹ̀-èdè yẹ̀bùyẹ̀bù ni orílẹ̀-èdè yẹ̀bùyẹ̀bù ni nínú ẹ̀ àpèjúwe tàṣíṣù kòwàtí askariya tàṣíṣù kòwàtí askariya kí ètò ìlànà ìjẹ ọmọ ológun wọn gbogbo dédé kí ìjọba orílẹ̀-èdè yẹn kó ní ohun àfẹ́mítẹ̀ níbi ètò nǹkan ogun àtẹ́ni tó lè jagun gbogbo lè jẹ́ ọ̀bá ní gbogbo ọjẹ́ ń dún kò kò máwọn orílẹ̀ ìkà lórí ayé lè ní agbára nǹkan ogun ni kílá Amẹ́ríkà fi ń jọ̀gá ammunitions Britain ńkọ́ ammunitions France ńkọ́ ammunitions China ńkọ́ weapons Russia ńkọ́ ammunitions bílù kọ̀kọ́ máa sì wá ní sí ní sí bẹ̀sẹ̀lẹ̀lẹ̀ sí yóò ní nǹkan ogun yóò ogun àwọn yẹn fundamental èyí ṣe bọ́bá wùwá bí ọba ti sí èso orílẹ̀-èdè akọmọ rí dúnkòkò mọ́ bẹ́ẹ̀ náà ni tashkilu quwwati amniya bẹ́ẹ̀ náà ni ìgbékalẹ̀ ètò ààbò ọ̀tọ̀ nípa ní nǹkan ogun ọ̀tọ̀ láàlẹ́tọ̀ ààbò nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjèèjì ni nígbà ogun bá dé láàrùn àwọn ológun ṣùgbọ́n ààbò òní tí yóò dáàbò bò lú ọ̀rọ̀ ajé ìlú yóò dáàbò bò èèyàn nù yóò dáàbò bò a máa lọ a máa bọ̀ nírọ̀rùn èèyàn kọ̀kan balẹ̀ lórí ẹ̀mí ẹ̀ yóò balẹ̀ lórí dúkìá orílẹ̀-èdè tó bá rí yẹn ṣe lórílẹ̀-èdè rere gbogbo àwọn yẹn fundamental ni kò sínú service ọgbọ́ni kò sínú services fundamental inú ìpìnlẹ̀ ló wà tí yóò fi jẹ́ ìlú orílẹ̀-èdè lóòtọ́ àwọn aráàlú ẹwà secure nínú ẹ̀ jihaz kọ̀dọ̀ ì jihaz kọ̀dọ̀ ì ètò jùsídíárì jùsídíárì náà ètò ẹjọ́ dídá ètò ẹjọ́ dídá a máa níbi tá a máa complain sí táàsì máa gbàdájọ́ òjòjò ń bẹ̀ wọ́n fẹ́ yàn mí jẹ má lọ bẹ̀ wọ́n fẹ́ gbalẹ̀ mi má lọ bẹ̀ àwọn yẹn rẹ̀ ní ń pè ní àmọ́ wàlúwàlọ́ àsàsíyà fìgbà àfẹ́ hmm. sàlàyé fún wa bóò ní ṣe rí bóò ní a ṣe gbé kalẹ̀ kí láwọn àǹfààní ẹ̀ lẹ́yìn náà tàrífù wà bayanu wà zọ́ ìfín wà àmàlì khadamat fi dáúlà abẹ́ẹ̀dú sàlàyé àwọn ojúṣe àwọn iṣẹ́ tó gbọ́dọ̀ máa lọ lórílẹ̀-èdè tó pé agbègbè náà ní service functions service functions ìyẹn ni tíjọba fi ń ṣe ìṣẹ́ àmúlùdùn fún lù àdámàtì nìyẹn iṣẹ́ amúlùdùn fúlù wọ́n rẹ̀ dà surface farahàn ìyẹn náà láwọn agbègbè mọ̀kànfẹ́ fún alákojú ìdàmbà àmásàlẹ̀ lórí àkọ́kọ́ ń bẹ̀ àṣíhà ètò ìlera surface ni hmm. látọ̀dọ̀ ta ní látọ̀dọ̀ ìjọba gbogbo tó bá rẹ̀rẹ̀ sí rí fún ìlọ́gbọ́dọ̀ jù Allahu Akbar health mo ìsanwó lé lórí nílùú rẹ̀ kò sí rẹ̀sì tó lè ṣèyàn ìjọba ní ọ̀ràn sórí bẹ́ẹ̀ lọ́dọ̀ wà lẹ́nu orí bẹ́ẹ̀ kódà tẹ máa sí àwọn aṣọ ìjọba ohun tó tún rí ní òkèrè ọkọ̀ bẹ̀rẹ̀ láti akọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ní wọ́n wọ́n àìsàn ní ṣe wọ́dá fi débẹ̀ àìsàn ní àìsàn ní àbùkù wọ́n sì wọ́n ilẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣe rí wọ́n wọ́n ilẹ̀ kò sáànú kò sí wọ́n mọ́ lọ́wọ́ àbí àwọn àwọn jẹ́ máa pàdé bẹ́ gan kó o sì lọ private gan ó bẹ̀ gbà ó sì dá wọ́n tó kó ògùn bẹ̀rẹ̀ lọ́gbọ̀dọ̀ rámbó bẹ̀rẹ̀ lókèrà yẹ bá sì kìí náà lọ́ra nínú ẹ̀ at-ta'lim ẹ̀kọ́ education ìlú rere wọn kì í wọn fi wọn kì í fowó kẹ́kọ̀ọ́ nílùú wa iná àti rí lásìkò Awólọ́wọ̀ àà lóòkó ìjẹ́fẹ́ndẹ̀ nílùú Ìbàdàn Bọ́lá Ìgè lóòrùn state níjọ́ náà gbogbo ọ̀sùn yẹn gbogbo ẹ̀nà lọ́sẹ̀ ibi mẹ́lẹ̀ lọ́wọ́ wa free education Awólọ́wọ̀ ló lè ṣe free education Awólọ́wọ̀ ló lè ṣe Allahu gbogbo ẹ̀nà lọ pamari Allahu Akbar lọ free ó tún kówè fún wa Allahu Akbar wọn kọ not for sale sí tàbá dé láti school àwọn àwọn yẹ big note àpàyà agbèsómọ́lé ọkùn kọjá bí ó yẹ báyìí bẹ́ẹ̀ rúlà bẹ́ẹ̀ pẹ́ǹsù bẹ́ẹ̀ ìrẹ́sà bẹ́ẹ̀ ìjọba náà kò fún yín kò sí gbọ̀gbọ́dọ̀ bàjẹ́ gbọ̀gbọ́dọ̀ gbó wọ́n ló ní tẹ́ẹ̀dà lè kí á mọ̀ ìlú iná ni àwọn èèyàn lọ Saudi Arabia wọn gba phd e or second phd e wọn sàkọ́bọ̀ àti secondary school dé phd wọ́n san one naira. wọ́n tún bọ́ ní pocket money ni. Ah, ah, Allahu Akbar. tẹ́lu mi ò tó jáde náà ti kọ́lé Nàìjíríà. kí ni Saudi Arabia níta ni. Hmm. irú yẹn sáfíìsì ni. àdọ̀mánu alìṣìmáì. social security. social security. ìdáàbòbò aráàlú láwùjọ ìdíkà jẹun rọrùn kásùn rọrùn ẹtí òrí náà ẹ máa rí ìjọba ní àwọn ìlú advanced country náà Amẹ́ríkà bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹtí ọba níṣẹ́ lórí tó tẹ̀ máa gbowó sí kò níṣẹ́ yóò lọ rẹ́gísítà oúnjẹ ọ̀sọ̀ọ̀sẹ̀ ni yóò lọ máa gbowó èmi ọmọ ìjọba ni mi ò ríṣẹ́ ni o àwọn jẹ́bà ìfẹ́ gan-an jẹ́ sanwó-oṣù fún wa. Allah wa sọ́ra. Ṣé mi ń bẹ ìjọba ti gbé owó oṣù? ìjọba ní a ní half láwọn fún yóò half salary láàrínlá sáàdé mi ló tẹ́gbà wọn ẹ̀tọ́ wọn ní o bí wọn ọ̀gbá láyé wọ́n gbà lọ́rùn Allahu Akbar binahu turuq ọ̀rọ̀ títínú amazon ẹ̀lọ gbogbo àwọn ẹni akànfà alákojú ni ìyẹn náà pè ní service option ara ìlú láǹfà níyẹn ọ̀nà dáàmà rìn ọ̀bíríjì ni bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní inú kàtà fẹ́ sàlàyé ó wà ń bẹ̀ lẹ́yìn náà ta'rif wa bayan hukumati ar-rashida wa ma'ayiraha wa ma'ayiraha afẹ́fẹ́ hàwá kí ni a ń pè ní ìjọba rere tọ́bọ̀fẹ́ good governance kí ló mẹ́ kí sì ni àmì ẹ̀ ààyà àlàmáà kí ni kàtà máa rí lára ìjọba dáàsọ pé ìjọba rere bóyá ìjọba yìí islam ló gbé kalẹ̀ ni bóyá ìjọba yìí islam ló gbé kalẹ̀ àwọn nǹkan tá a máa rí tábà eré yóò gbọba rere lẹ́yìn náà tàrífún wa bayanu ru'yati al-islamiyyati li-hukumati ar-rashida awà fi hàn wá ó kí ní jẹ́ ìjọba rere nílànà ẹ̀sìn àwọn mùsùlùmí kí là lọ́pẹ́ ìjọba rere rẹ̀ tàbá gbélé lóṣọ̀ islam yàtọ̀ sí èyí tá ń ṣe irú democracy ní ìsìn oníjọba rere jẹ nígbàtí gọ́ọ̀nà wa Fáṣọlá tó wà lórí ìjọba olùbá ń sàlékún dára gọ́ọ̀nà náà gbogbo àwọn ọjọ́ ń kó sí lọ́rọ́ tó sàṣeyọrí ó kú yẹn nílò èkó yìí ó sì kó àwọn ẹlẹ́sìn mara àti Christian àti Muslim kò sí lọ́bẹ̀ sí nílò èkó ìjọ náà lọ́hùn tí ò ní pè wá sí kò sóhun tí Fáṣọlá ṣe tí ò pè a ní wá já sí omi ìbẹ̀ àjò àgbírí ìbẹ̀ àjò àgbírí ṣùgbọ́n yóò kù wá sí tàbí sọ wọ́n jẹ́ ń bẹ́ẹ̀bẹ̀ náà tí wọ́n káwọn àfẹ́ẹ̀sì fún ibi ẹni ẹni sì bá lọ́nà Fásọlá ò ṣe òfin kan nílùú Èkó kí àwọn àfẹ́ẹ̀sì nílànà àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì kọ́mọ́kọ̀ọ́ mo fẹ́ sọ báyìí ya bá ń sòfin eh, autopsy àwọn ń bẹ pé kò bá kú tí ọba bá lójú ọjọ́ méjì lọ wọ́n gbọ́dọ̀ là gbọ́dọ̀ yẹ̀wò apáriwo apò ìdọ́gbẹ̀yẹ̀ ni pé wọ́n yẹ kọmíjá lálàáfà àtijọba àjọ agreement cremation ọmọ náà ó kò wá sí kódà ń bàjẹ́ fẹ́ òfin gay wọ́n wá sí sẹ́ẹ̀tì tọkọ kọ́ gbé òfin lé pé ọkùnrin ọ̀gbọ̀ ọkùnrin ní Nàìjíríà yìí lébọ̀ ìjẹ́ kan jẹ́ sì àwọn náà dá sí yá rìn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní mọ̀ pé a sì pé inú ìjọba ó gbìyànjú kódà gbà lálẹ́ yọmọ káàkiri àdúgbò tó mọ̀ kí ló ń ṣẹlẹ̀ níjọ́ta wájọ pàdé ní òkúṣẹ́ kan oyin dápẹ́ ìjọba democracy ní arábí sọ̀sán ìjọba gọ́vùnà wa at least half ní 80 percent a1 nìyẹn excellent pẹ̀lú ẹgbẹ́ Islam tí a mẹ́bí mú wá ní bí àwọn fùlàbà rọ̀ṣìlú bí ẹ̀sẹ̀ ìjọba 2.5 percent 2.5 percent Governor wa wọ́n sì bèèrè gẹ̀ẹ́sáwò kò ìsáwò ìgbà tó kò fẹ́ pèsè ọba ní sílẹ̀ ìlàdá ó ní ìjọba jẹ́ ẹ̀sọ̀ yìí ọlọ́run nìkan ló lè sí rẹ̀ àwọn ẹni ọlọ́run agbẹ́ẹ̀dù ni lójú ẹsẹ̀ ni gómìnà wọ́ọ̀kì àwọn èèyàn tẹ́ ń ṣiṣẹ́ Lagos State yìí pẹ̀lú pọ́lísẹ̀ Lagos State ó ní ẹnì kọ̀ọ̀kan ọmọ àtìkà tó jẹ́ bí one hundred and twenty five people ẹnìkan yóò mú bíbí ìtòlélọ́gọ́rùn ẹnìkan ní ìjọba tọ́bẹ̀ pé ìdáàsọ yìí ni àwọn tí ó ma mójú tó nù lú bá ṣe pọ̀ tó yìí kò ní dín ní ọgọ́rùn ó lé ọ̀rọ̀ ní irú àwọn àjọba tá ń fẹ́nu ìjọba tó rárá gbọ́rọ̀ wọ́n gbé ìjọba mí ni ó bínú rárá ọlọ́ba ní sẹ́lẹ̀sì dáadáa. àmín àmín. ọlọ́ba ní pín gásí. àmín. ti bí gbogbo wọn bẹ́ẹ̀ náà àwọn jẹ́ ń bẹ́ẹ̀ náà ọlọ́ba ní ràn wọ́n lọ́wọ́. àmín. ìjọba ìdàgbàsókè là ń wá ọlọ́run fún wọn ṣe. àmín. lẹ́yìn náà. bayanu asbabi fashal wa fasad li hukumati al-yawm. inú dájú bá ń ṣàlàyé fún wa ní tafsir wa náà ni pé kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ ìjọba orílẹ̀ ayé lè ní tí wọ́n ṣàṣeyọrí kí ló mú ọkùnà ó nìdí kódà tẹ́ mọ́pọ̀lọpọ̀ ìjọba dáhùn sí lórílẹ̀-èdè wa yìí kí ló dé tí kùnà ìwà ń bẹ̀ ìkùnà wa kò sẹ́yìn tó mọ̀ pé bíta bára wa rẹ̀ 2015 hmm. kò sí pé bíta bára wa rẹ̀ ìjọba bá yìí fún ọba wà mẹ́rin ìgbákejì rẹ̀ agbàyé pé ah bí bàbá bá ti fi bẹ́ẹ̀ wọ́n náà rí sí bàbá ṣe change change ó di ọdún mẹ́rin nígbà ọdún next level next level next level Like this. yes ẹ̀yà kan ọlọ́ ó ní di Allah akbar bàbá tó wà lórí ìjọba ìkẹ́kọ̀ọ́ ṣe hmm. Allah akbar omi lọ́pọ̀ jọ kalọ omi pọ̀jọ kalọ fún bàbá ni igi kan kìí dágbó sí yóò bá ní amókùn ẹ̀rọ ẹwọ́ ó lókè ẹ̀wọ̀ ìrùsàlẹ̀ ẹ má jà gbàgbé ìtàn nígbà tó dórí ìjọba alákọ̀ọ́kọ́ 2015 ọ̀fẹ́ yẹn mínísítà ẹ̀ máa kó mínísítà inú ìlú àwọn alákòóso àwọn ilẹ̀ ní ìjọba ó wá ní kí wọ́n fún un lórúkọ ẹnà gbogbo state kọ̀ọ̀kan ló ní minister kọ̀ọ̀kan wọ́n fi da six. thirty six ministers. ní sọ méjì kọ ó sì wò ó pẹ̀lú òṣùwọ̀n tọ̀dọ̀ tiẹ̀ ó ní gbogbo tẹ́ kó wáyé èèyàn mẹ́fà ló kọ́ nípa. Allah inú thirty six. ẹ lọ wo ẹ gbàgbé ni ẹ gbàgbé ni nígbà pariwo òde yẹn mínísítà òde yẹn mínísítà inú ìjọba tó pẹ́ kó tó yẹn mínísítà Buhari jẹ́ kan nígbà tí kò wọ́n láwọn ilé yìí ò lè bá ń ṣiṣẹ́ ah, wọ́n náà sí mi o iná tó ọjá ìgbì tó kìkò náà kílẹ̀ wọ́n kílẹ̀ retí ẹ̀yìn ọmọ ilé ìjẹ̀rẹ̀ ẹlé o kílẹ̀ retí ẹni ẹkọ́ mú tí olùwọ̀kọ̀ nígbà ẹlọ́nà kí wọ́n lò ó sì lò wọ́n gbọ̀fẹ́ parí ọdún mẹ́rin ó ní ọdún mẹ́rin tó ń bọ̀ tó ń bá bẹ́ẹ̀ yẹn nísà wọ́n yàn àwọn tó tó qualify ẹ wo ọjọ́ tó bá jẹ́ náà eighty percent wọn àwọn àti tó àwọn ti tẹ́lẹ̀ náà ni kí lẹ̀ wá ń retí gbíṣeré hmm. náà rẹ̀ gbíṣeré nínú tó lè láyé ní ètò ìjọba òun náà ni ikhtiyar wa ta'yin wuzara mínísítà

àtàwà àti wà àtàmọ̀mọ́ wa náà ni ìjọ ti mọ́ wọn ní kẹ́ẹ̀bà máa ti wá lu ìwà láàlẹ̀ àbí kẹ́ẹ̀bà máa takú ní ìwà láàlẹ̀ bẹ́ẹ̀ bá ṣe rí gẹ́lẹ́ lórí yóò ṣe rí ariwo táà ń pa iye píṣọ wa nìyẹn àwọn olórí wa yìí òun náà làwòrán wa dídá wa dídá wọn àìdá wa láìdá wọn torí sàlàyé fún wa kí ló fà á tápọ̀lọpọ̀ ìjọba òde òní fi kú náà àgbàgbẹ̀ dáyànsí lọ́wọ́ democracy wa ló fi kú náà táà fi rí mùdùmúdù bẹ̀ tó ikú rúrù bẹ̀lẹ̀ iná àlàkiri nínú ẹ̀ تعريف وبيان الحقوق والواجبات بين الراعي والرعية afẹ́ lọ àǹfààní tẹ̀sílẹ̀wà ìláti sàlàyé láàrin kí ló yẹ kó jójúṣe aráàlú àti ojúṣe olórí kí lẹ̀tọ́ aráàlú kí lẹ̀tọ́ olórí ní ìgbà tí a dìbò tán ní ọjọ́ àlàmísì tá a bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ Lagos government ní àfẹ́ dúpẹ́ fọ́lọ̀ nípa ìsinmi ká máa dúpẹ́ ìpẹ́ méjì ìdúpẹ́ bá àdìbò ọlọ́ni kí wọ́n padà wọlé ìdúpẹ́ pé rọ̀mọ̀dán bá wọn láyé wọ́n kógbó àwọn àbá àjọ wọn àbá wa nílùú èkó yìí yàn sójú ní mọ̀ wá ń lọ ìgbà tí ọ̀kan náà wa wọn in tí aráàlú ń fẹ́ lọ́dọ̀ ìjọba wọ́n fún wọn ní àpójú ibi mẹ́ta ìgbàtí gọ́ọ̀nà wa nígbà fèsì ọlọ́wọ́ ní sàlékún dáadáa dẹ́bù gọ́ọ̀nà náà àmín ó sọ ti wá náà fún wa ìgbà àwọn olóṣèlú ẹni sọ̀rọ̀ gbé lọ́rọ̀ wọn ó ní àkọ́kọ́ ó jọ́ kan àwọn lọ lórí aláṣù na wá rẹ̀ ìkà tí ń gbà wọ́n wù ìbọ̀ inú àjọ́ wá tẹ̀lé àwọn agbófinró a ní kí wọ́n mọ́ ń tọ̀hún yẹn ọ̀nà tó yẹ kó gbà ló pè ní kó tí ń gbà wọ́n wù ìpínlẹ̀ wá mú wọ́n ní òótó sọjú márùn ẹ̀bá ni sọ́ọ̀lẹ́ o wọ́n sì náà jẹ́ ń gbà àwọn èyí ẹ̀dá ti jú ni hmm. ìwà àwọn èèyàn rúfin ó yẹ kí wọ́n dá sẹ̀rí àmà ń bẹ̀bẹ̀ sí àwa mùsùlùmí tààjọ mẹ́bí àjọ ẹbẹ́ yìí náà lọ pé ìka bá ṣẹ̀ lọ bá ni ẹbí ti dàrú ọmọ ke. ọmọkùnrin tí ọjọ́ máa 19 years lọ a ní girlfriend 15 years a sì lọ lé a bá fún àtúpa níbo lẹ́bí wà ó dàn pé ẹbí ti wó family system ó ti wó láàrin wa tẹ́jọba náà nìyẹn torí gẹ́ àwọn ajá afẹ́sẹ̀ alójúṣe àwọn ajá alójúṣe àwọn ajá gbogbo alójúṣe ní parí نموذج دعوة الدولة الإسلامية عبر التاريخ dáwà fi kásẹ̀ lẹ́ni pé àwọ̀ هوا wá àwọn àpéjúwe ìjọba rere inú tàwa mùsùlùmí tó bẹ̀rẹ̀ láyé ànábì láyé òkùnfàlàbà rọ̀ṣùlù àsìkò àwọn òmàwíyà lọ àwọn àbáṣe títí tó dé ìjọba tó gbẹ̀yìn nínú ìjọba ìsìlámù lórí ilẹ̀ ayé nílẹ̀ tọ́kì táǹpẹ̀ ní àdáwò láti níyà àtòròkìyà tó pé nineteen twenty four òun náà níjọba náà wó tá a máa sọ wọn pé ọdún tó ń bọ̀ yìí yóò jẹ ọgọ́rùn-ún ọdún tá a ní olórí tó máa ń lò láyé ọlọ́ọ̀bà àyíkọ́lá ọjà ìgbà ìdàgbé ìdarí rẹ padà sínú ìlú ìlà mùsùlùmí àwọn afalákùnjúwe standard àwọn àwọn aṣíwájú wa lórí ká ṣe ìjọba tó ń pé kò tí ì bọ́

لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم